نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد سؤال تسواج بلو ترى أوائق الطلب تي الشيخ عبد السلام بن برجس رحمه تعالى wọ́n ní pé aláàrí kò sáà ní ẹlẹ́kìjì inú àwọn nǹkan tó yí pé ó máa ń kọ ní ẹkùn níbi ìnímọ̀ òun náà ni tarkul amal òun náà ni pé kí ẹ má ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ tí èèyàn rí afá ni pé qala Sufyan ath-Thawri rahimahullahu ta'ala innama yuta'allamu al-ilmu liyuttaqa Allahu bih so ìdí tá a fi máa ń wá mọ̀ òun náà ni pé afẹ́ fi páyà Allah subhanahu wa ta'ala idhan kí ni iṣẹ́ tá fẹ́ mú látara ìmọ̀ òun náà ni kí ni at-taqwa a mọ̀ pé at ni kí ni òun náà ni kí a fi àwọn nǹkan tó bá ti jẹ́ haram kí a fi ilẹ̀ bákan náà àwọn nǹkan tó bá ti jẹ́ wájib kí a ṣe kí ni kí a ṣe so ilé náà pè kí ni òun náà pè ní at-taqwa gẹ́gẹ́ bí imam Sa'di ṣe sọ níbi tafsir wọn wọ́n ní pé wal-ghayatu min ta'allumi al-ilmi ash-shar'i so reason ta fi ń wá ìmọ̀ sharia òun náà ni pé afẹ́ ṣe kí ni ṣiṣẹ́ wal ijtihad fi tatbiq bákan náà a fẹ́ ṣe ijtihad a fẹ́ ṣe ijtihad níbi pé a máa apply nǹkan tá a kọ́ hadha inda ulil albab so eléyìí ni eléyìí lọ́dọ̀ àwọn tí wọ́n láàkáì na ma ṣe bẹ́ẹ̀ alladhina arada Allahu bihim khayra àwọn tó wọ́n ní pé nǹkan tí Sufyan Thauri tí wọ́n sọ níbí báyìí unwanun yajibu alla ya'zuba an basarin basari wa basirati tullabil ilm so nǹkan kan tó ṣe pé kò gbúdọ̀ kú ní ojú àti òye àwọn tullab tullabul ilm wọ́n gbúdọ̀ máa rántí ní gbogbo nǹkan tó yẹ ká máa rántí ní gbogbo ni wọ́n ní pé wàhíyà ma'khudhatun min nususi shari'a al wọ́n ní pé nǹkan tí Sufyan sọ ní báyìí nǹkan tó ṣe pé wọ́n mú látara Qur'an àti sunna wọ́n ní pé faqad akhraja at-Tirmidhi an Abi Barzata al-Aslami qala qala Rasulullah sallallahu alayhi wa sallam la tazulu qadama abdin yawm al-qiyamah hatta yus'ala títí fi bí an umrihi fima afna nípa ìṣẹ̀mí rẹ̀ kí nìkan tó fi ṣe wà á ní ilmihi fi ma fa'ala bi bákan náà wọ́n bi nípa ìmọ̀tọ́lọ́wọ́ fún kí nìkan tó fi ṣe wà á malihi min aina tasabahu bákan náà owó tó tó ní bóòlù ṣe kójọ wà fi ma anfakọ níbo ló ti ná owó náà wà á ń jismihi bákan ara rẹ̀ náà fi ma abla níbo ló ti lòó àwọn nǹkan yìí wọ́n mọ̀ bí ẹrú ní yọmọl kìyàmà ẹsẹ̀ méjì ò ní lọ next kò ní lọ anywhere àfi tábà ti kíni tábà ti bí náà questions yìí wọ́n ní pé akhraj al-khatib nahwahu wa fihi wọ́n ní pé al-khatib al-baghdadi wọ́n gba irú hadith náà wá wọ́n ní pé nínú nǹkan tó wá gbà tó yàtọ̀ sí nǹkan tí ta kà nísìn òun náà annahu qala la takunu aliman abu darda radiyallahu anhu wọ́n ní pé la takunu aliman ọ̀ lè di onímímọ̀ hatta takuna muta'alliman ọ̀n ti kíni ọ̀n ti tọ́ bá wá mọ̀ wà la takunu bil ilmi alima kò sí naam wàlá takúnù bil ilmi alima kò sí bọ́n ti fẹ́ nímọ̀ bákanáà hátà takúnà bihi àmìlà ọ̀n ti kí tó bá fi ṣiṣẹ́ tó bá fi ṣiṣẹ́ ọ̀lẹ́ nímọ̀ ó dàbí ní ṣùgbọ́n ìtẹ́nìkan bá sọ pé òun kọ́ bọ́ sí ń ṣàràlá bí ó ṣẹ̀ di mùsùlùmí wọ́n wá kọ́ bọ́ sí ń ṣàràlá ní òní wọ́n kọ́ lọ́la wọ́n kọ́ lọ́tùlá náà kò wá kíhun kò sí kankan kò sí wúdú kò sí kankan tẹ́ bá bí bí a títí bí ọjọ́ kẹrin àbí ọjọ́ karùn-ún ṣé yóò mọ̀ gọ́sùmẹ́rì àtàwọn táwọn táwọn ìṣòwò lónìí ṣìbáyìí náà tí tí nǹkan bá ṣèyàn ó padà lọ di kèfèrí ọlọ́run ṣọ́wá kú níbi kúfùrù èèyàn wá ṣe wùdú gbábi ten years sáwá bí pé àfa wá ṣe wùdú ìgbà tó ti ń ṣe láti pàtó pé ó ti láti kékeré kò dẹ̀ ní láti mọ́ ṣé ojú ni àbọ̀wọ́ ni àbí kò ní láti mọ́ ó mìíràn ti àkísọ̀kẹ́ tí ibn Kathir mú wá níbi al-Bidaya wa an-Nihaya pé arákùnrin kan wá torí pé ó ti há Kùránì pé ó nímọ̀ tó pọ̀ gan wọ́n wá lọ ṣe gọ́ọ̀sù wọ́n lọ jagun against àwọn àwọn Romans so nígbàtí wọ́n wá ń jagun yẹn ó kàn wòkè ó wá rí arábìnrin kan gbàtọ́ wá rí ó wá nífẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́ wá fẹ́ ó wá lọ bá pé bóò ní ṣe bóò ní ṣe rí ọfẹ́ ó ní pé tó bá ti Islam tó di kèfèrí ẹ̀ẹ́ ó lè rí mi fẹ́ ó àwọn mùsùlùmí wọn nígbà tí wọn wá délé tán wọn rí pé ah, níbo ni níbo ló wà wọn ti pa ah, ẹ kó ti ó wà nbẹ ìgbà tí wọn padà síbẹ̀ after some time wọn ti wọn rí pé ó ti di christian ẹnìkan wọn bí wọn wá bí pé kòránì tí tọ ha tàwọn kọ ha kí ló ṣe kòránì tọ ha àwọn ẹ̀sìn tó ṣe ní kí ló ṣe gbogbo ẹ̀ ó ní pé ṣẹ́rí kòránì tẹ́ sọ pé mo há yẹn ìrántí kankan bẹ̀rẹ̀ àtàmọ́ àyàfi nǹkan ọ̀kan òun náà níbi tọ́wọ́n sọ pé rúbà máa yawaddu alladhina kafaru law kanu muslimin nǹkan tí mo ti náà nìyẹn àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n mọ̀ wíṣì pé wọ́n ti kí ni wọ́n jẹ́ mùsùlùmí nǹkan tí mo ti náà nìyẹn níbi Qur'an ìrántí ẹ̀ka má ẹ̀rọ gbó ti há Qur'an tó kí tó ti mọ́ dáadáa kí nǹkan tó fà kò ká mọ́ náà so nǹkan tẹ́yìn bá ti mọ̀ dára tẹ́lẹ̀ tẹ́yìn ò bá fi iṣẹ́ mọ́ ìyónímọ̀ kí náà ni ó ti yàbí tó náà ni àfáfi sọ pé wala takunu bìlẹ̀ ilmi aliman hatta takuna bihi amila afánikù wà fíhì an aliyin radiyallahu an annahu qala so imam eh, ali wọ́n ní pé hatafa ilmu bil amal fa in ajabahu wa illa irtahal wọ́n ní pé ìmọ̀ ó ṣe kí ni ó ti pé fa in ajaba wọ́n ní pé tí iṣẹ́ tó bá dá ìmọ̀ yóò ṣe kí ni kí ló ṣẹlẹ̀ ìmọ̀ yí ó ma remain wà illar tahal tí ó bá dánú kí ló ṣẹlẹ̀ yóò lọ wà á ní Fudayl ibn Iyad annahu qala la yazalu la'alimu jahila wọ́n ní pé èyàn tó bá ti jẹ́ onímímọ̀ a sì mọ̀ ká sí pé kò nímọ̀ náà ni bima fàìdà àmìlà bí i àmọ́ tó bá ti wá fi iṣẹ́ ní ṣìbáyò kánà àlìmà ó ti wá di kí ni èyàn tó mọ nǹkan yẹn wàyàkúlù habib ibn hajar kánà yukol wọ́n máa ń sọ pé ma ahsana al-iman bi zinati al-ilm wọ́n máa ń sọ nínú àwọn tí wọ́n yí làkà wọ́n máa ń sọ pé ma ahsana al-iman bi zinati al-ilm wọ́n ní pé ìmánì máa ń rẹwà gan bóòrùn sí máa ń rẹwà tó pẹ̀lú pé kẹ́ẹ̀ wá clódẹ̀ fún láṣọ aṣọ ìmọ̀ wà áṣánà lè ìl bìzínà tìlà àmàl bákan náà bóò láṣe máa ń jẹ́ kí mọ̀ kó fàìn dáadáa tàbá jẹ́ kí ni tàbá fi ṣiṣẹ́ wà máa áṣánà lè àmàlà bìzínà tìlà rifq wọ́n ní pé bóò láṣe máa ń jẹ́ kí iṣẹ́ ni pé kí ẹ ìfìnkankan kún ìkankan tó wá jẹ́ kó rẹwà

mada'atun li dọ̀yá ilẹ̀ ilmi wa nisiyani bákanáà èyàn tó bá fi ṣiṣẹ́ yóò mọ̀ pé fún kíni pé kí ìmọ̀ yẹn kó lọ bákanáà èyàn gbàgbé rẹ̀ wà lè dáre kakọ́ lọ ṣáàbì rahimahullah imam ṣáàbì eh, wọ́n ni pé kúnnà nasta'inu ala hifdhil hadithi bil amali bi nǹkan tá fi nǹkan

torí pé àwọn alamọ́ ń lo ìmá eh, àti ìṣiṣẹ́ jù ọlá pé afẹ́ ibiṣẹ́ náà ṣe kí ni ọlá fi ń wá ìmá wà dídò zalik opposite nǹkan yìí tá a sọ yíba pé normally orí ẹ̀kẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú kí ni ìmá ìwọ tó bá fi ṣiṣẹ́ ní pé yadhhabu bil ilmi kí ni ó kí ni kí ni gbàgbé qala abdullahi bin mas'ud abdullahi èmi máa ń rí à pé ẹrú o yẹnsàlẹ̀ ilma pé ó gbàgbé ìmọ̀ tó ní káànà yà aláàmù tó ṣe pé ó mọ̀ ó ti mọ̀ tẹ́lẹ̀ àmọ́ yóò mọ̀ gbàgbé bilkhati'a torí ẹ̀ṣẹ̀ kan yà àmàlù ha tó ṣe tó ṣe ó ti àbí náà wọ́n ní pé wàkọ̀dẹ̀ káànà dáàbù sálàfi sọ́lẹ̀ àlàámàlà ìmọ̀ tó tọ́ sọ pé ọjọ́ sálàfi nínú àwọn nǹkan tí ó yẹ kí ẹ máa kọ́ṣe wọn ní kí ni ká máa ṣe pẹ̀lú ìmọ̀ tí ta ti ní wa bidhalika hazu qasabati sabt wọ́n ní pé pẹ̀lú pé a máa ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ ta ní kí náà ṣe o hazu qasabati sabt so bí ní ṣùgbọ́n tẹ́yàn bá ti ń grace tẹ́yàn bá ń sáré ó ti ní àwọn igi ní ṣùgbọ́n tí bá ti sáré so at the end of the day winner so nǹkan náà pẹ̀lú pẹ̀lú kíni kọ̀sọ̀bát asàbàtí òun náà ma jẹ́ wína níbi nǹkankan wọ́n ní pé wà búrí ka fi ilmihim bákan náà ọlọ́run ma ń blẹ́sì ìmọ̀tánbá ní wà líza ẹwà pé wọ́n sọ pé la in shakartum la azidannakum ó ti àbí la in shakartum la azidannakum tẹ́ bá dúpẹ́ kí ni máa ṣe máa increase nǹkan tí mo ṣe kí ni mo fún yín so ní ìsìnkú ọlọ́run fún yàn ní ìmọ̀ nínú ọ̀nà tá a fi ń dúpẹ́ pé kíni káàbí kíni káàbí ṣiṣẹ́ tẹ́ bá fi ṣiṣẹ́ ọlọ́run máa ń tírìsì ìmọ̀ náà wà ní ìdá kọ́lá abu abdullah as-sulami ta'ala haddathana alladhi kanu yukri'unana wọ́n ní pé àwọn tó máa ń kọ́ ní qur'an wọ́n fún wa níro annahum kanu yastakri'una minan nabi pé àwọn náà máa ń gba dàtí sahaba àwọn náà máa ń gba hadith àtọ̀dà nabi wa kanu idha àwọn náà máa ń gba àyàtì látọ̀dà nẹ́bì wa kanu idha ta'allamu ashra ayatin tó bá ti kọ́ áyà mẹ́wàá lam yukhlifuha wọn nífin kankankun ó tí àbí hatta ya'malu biha bima fiha min al-amal ọ̀n ti tó bá fi ṣiṣẹ́ àwọn nǹkan tó wà nínú àwọn àyàtì yẹn na'am wàtàrùkùlù amal bil ilmi ala qismayn afáwà ní pé kéèyàn máa ṣiṣẹ́ pẹ̀lú mẹ́tẹ́yìn bá ní ọ̀nà méjì ló pín sí aláwọ̀ aláwọ̀ ní pé ní tàrùkùlù timar bil wajibata shar'iyya so ṣẹ̀ríà ní pé nǹkan yìí jẹ́ wájib ìwò wá lò ọdẹ tí mọ̀ pé kíní ẹ ó jẹ́ kíní ó jẹ́ wájib afáwà ní pé àbí wàtàrùkùlù intihab anil muharramat ash-shar'iyya àbí èèyàn mọ̀ pé nǹkan yìí haram ni ọ̀ wá fílẹ̀ ọdẹ mọ̀ pé haram ni nǹkan yẹ fa hadha kabiratun min al-kaba'ir nǹkan yìí ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni kíni òun ni nǹkan yìí torí pé anábì ti ṣe kíni anábì ti sọ pé al-Qur'an imma hujjatun laka aw alayk yawmul qiyamah so bí tawa'ud lélẹ̀ bí threat lélẹ̀ pé ìwọ tó o bá fi Qur'an ṣiṣẹ́ yóò ṣe kíni yóò máa jẹ́ hujja against ní yawmul qiyamah afáni pé báyìí pé ó jẹ́ kabira min kaba'ir so àwọn ayat tó ń sọ̀rọ̀ pa pé èyàn ṣiṣẹ́ pẹ̀lú pé ó nímọ̀ a mọ̀ gbé àwọn ayat sórí nǹkan yìí pé eléyìí o kò ṣe nǹkan tó jẹ́ wájib àbí kò ṣe nǹkan tó jẹ́ òfin nǹkan tó jẹ́ haram kalẹ̀ wàlá hadith al-mutawa'ida min tarki al-amal bil ilm so àwọn hadith tí tó ń sọ fún wa pé ìwọ bá ṣiṣẹ́ pẹ̀lú mọ̀ nǹkan báyìí yóò ṣe yàn so àwọn hadith abá ti rí a mọ̀ gbé sórí pé ìwọ ò kíni nǹkan tó jẹ́ wájib bọ̀ ṣe nǹkan ló jẹ́ haram ọ̀fílẹ̀ bí ọ̀rẹ́ al-magdubi alayhim wala dọ̀ọ̀lìn àwọn al-magdubi alayhim náà ní kí àwọn tó pé wọ́n ṣiṣẹ́ wọ́n nímọ̀ àwọn ọ̀sí kí ni wọ́n fi ṣiṣẹ́ so nínú ọ̀nà tí ni àwọn yahudi wà so wọ́n nímọ̀ nípa pé nǹkan jẹ́ haram wọn fílẹ̀ wọ́n nímọ̀ pé nǹkan jẹ́ wájib wọn àwọn nǹkan tó jẹ́ mustahab tó pé kìí ṣe ọ̀ranyàn àmọ́ ọ̀rọ̀ níbi ká ṣe náà wa tarku ijtinab al-makruhat àbí nǹkan yìí kìí ṣe haram pé kẹ́ ẹ má ṣe àmọ́ ọlọ́run fẹ́ ká filẹ̀ ó ti àbí afáni pé fahadha qad yudhammu ẹni yìí a lè kìrìsìtì pé ah, ìwọ sí ọmọ pé kí ìwòdá ni ó yẹ kó filẹ̀ náà lóòótọ́ àmọ́ kìí ṣe àná àmọ́ àkòlọ́kẹ́ ìmọ̀ṣẹ́lú kàbáyì ó ti àbí afáni yadkhul fi ahadith ahadith alwa'id àmọ́ e, kísmù ilé òkò kó sábẹ́ àwọn ahadith mọ́ sọ pé ìwọ tó bá ṣiṣẹ́ pẹ̀lú mọ́ nǹkan rárá yóò ṣẹlẹ̀ ó ti yàbí na'am wọ́n ní pé illa anna al'alim wọ́n ní pé àmọ́ èèyàn tó bá jẹ́ al'alim oní mímọ̀ wa talib al-ilm àti èèyàn ó tó máa ń àwọn rawatib tahajjud kí náà ń pè alwitr àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn nǹkan mìíràn asiwak àwọn nǹkan ẹyẹ kẹ́ ṣe kí ni kẹ́ mọ́ ṣe almuhafadha alaiha wajtinabul makruhat ó dẹ̀ da kẹ́ ṣe kí ni kan mọ́ fílẹ̀ àti tó bá pé wal miskin kullal miskin wọ́n ní pé yẹn tó jẹ́ miskin kí ni mínú miskin ẹ̀ tó pé wà nídìí ẹ̀ tó pé ó ti ṣòfò níbi context yìí kúlal miskin tó pé ó ṣòfò gan man dọ́a umuruhu fi ilmin tó ṣe pé ó ti wéṣì ìsẹ̀mí rẹ̀ níbi ìmọ̀ tó ṣe pé lam so ó ti wéṣì rẹ̀ miskin lẹ́ni yìí fafatathu ladhatu dunya àwọn nǹkan tó jẹ́ ìgbádùn ayé kò rí bí gbádùn ẹ̀ kí nìdí ó ń wá mọ̀ká kiri àbí àmọ́ nígbà tó wá ọmọ yẹn kò sí kí ni kò fi ṣiṣẹ́ tó yà mí afáà ni pé wà khairatul akhirah bákan náà kò tún rí khairatul akhirah gbà náà torí pé ní ṣùgbà ìkùrá ti di ó já aléhì ó ti yà mí afáà ni pé fa kọ́dìmà muflisa ẹni wa ó wá dé ní ọmọ kìíyàn muflis muflis ni pé kò ní kankan nǹkan wà tẹ́lẹ̀ àmọ́ kò sí mọ́ ó ti yàbí wọ́n pè ní muflis kí ẹ̀ ti lówó tẹ́lẹ̀ olówó àná kò lówó mọ́ muflis ni ó ti yàbí eléyìí nísìmọ̀ ó ti ṣe kíni ó ti nímọ̀ ó ní nǹkan lọ́wọ́ àmọ́ kò fi ṣiṣẹ́ kò wá ní mọ́ ó ti yàbí so fàkọ́dì ma yawmal qiyamah muflisa ma'a quwwatil hujja ó wá ní àwọn strong evidences alayhi against ẹ̀ yawmal qiyamah so eléyìí náà pè ní kíni al-miskin kulla miskin so eléyìí ni babu tark tark al-amal so ó wá ó kọ̀ yọ̀ kan tí wọ́n níbi kí n kà méjìlá ilé kò tí a kún àtàrà ẹ̀kọ́ kún àtàrà tí wọ́n ní pé aláàkù sáàlì sẹ́lẹ̀ kẹta nínú àwọn tó pé wọ́n máa ń kọdí ẹ̀kọ́ níbi pé ni pé al-i'timad duna ulama òun náà ni pé kí ẹ mọ gbára lé tírà èyàn wò pé àwọn àfáà nídìí wọn jáde kí la fẹ́ fáwọn àfáà ṣe kò sí gàdáfẹ́ fún ṣe tèmi tírà tèmi tírà ló wà wájú wa yìí hadha kitabullah فما وجد وفما وجدنا في حلالا حللنا وما وجدنا في حراما حرمنا so a ní di jẹbi koran ni wọ́n sọ pé haram náà ni ó sì halal náà ni gbogbo ẹ̀ ó ti yà bí so ẹni yìí afá ni pé yàrá ba'du talaba min nafsihi qudratan ala akhdhil ilmi àwọn àwọn àwọn student kan àwọn máa ń rò bóyá wọ́n ní kúdùrọ wọ́n ní capability láti mọ múmọ̀ minal kutubi láti inú tíra dúnà rújú ilẹ̀ lọ́nàmà tí wọ́n tẹ̀lé padà sọ́dọ̀ àwọn kíni sọ́dọ̀ àwọn àǹfà wọn sọ pé kẹ́yàn mọ̀ kàtírà òsìn ìgbà tó sọ kẹ́yàn mọ̀ kàtírà àmọ́ ìgbà táwọn sọ ni pé kì í gómìnà kẹ́yàn mọ̀ ká lóhun nìkan kò sí náà bá kà yóò ní kẹ̀kẹ́ tó yí pé ìṣkálù wà ń bẹ̀ issues wà ń bẹ̀ mọ́ àwọ̀ pé ìṣkálù yìí mo lè sọ fún ara mi gbà tí mo wá wò ó kí a nǹkan tó ń sọ ní ilé yìí wọ́n láti láti nǹkan tó ń sọ kọ́ nìyẹn ni naam dúnà rújú ilal ulama kò padà sọ́dọ̀ wọn àfà fi tawdihi ibarati láti fi clarify àwọn nǹkan tó wà nínú tírà yẹn wà hálì mushkilati àwọn nǹkan tó jẹ́ bí wàhálà nínú tírà yẹn kò padà sọ́dọ̀ wọn pé kó wà lọ́sọ́dọ̀ wọn wà hálì ìfikọ̀bì nafs afá ni pé kí ẹ mọ ní disconfidence nípa ara èèyàn dáhùn afá ni pé kí ni o àìsàn ni kí ẹ mọ ní àfikọ̀bì nafs tí lẹ́fù yìí wọ́n ni pé dáhùn àìsàn ni tọ́lámà rọ̀áìnà sọ̀rọ̀ áhù mambudin afáni pé torí pé reality a ti rí àwọn èèyàn tó rí pé wọ́n rí this particular this particular part a lè ti rí pé kí ni àwọn ẹni mambudin wọ́n ti padà dàwọnù wà á ní ìdádi ahlil ilmu bi'idin a tún nípa àwọn ẹni yíò wọ́n ti jìnà sí kí náà pé àwọn ahlil ilm àwọn tó rí pé ẹ́ so wọ́n ní pé a rí pé wọ́n ti kí ni wọ́n ti jìnà sí wọn ma aktharo kọ̀tọ̀ ahùn àti rí pé pé mistake wọn pọ̀ gan wà abáadà naj'atahum in reality bí mọ́nà pé kí ni àwọn nǹkan wọ́n mọ̀ sọ̀rọ̀ lọ sí Kano wọ́n mọ̀ sọ̀rọ̀ sí ni wọ́n mọ̀ sọ̀rọ̀ sí kí ni kò rí bẹ́ẹ̀ àbọ̀ ìgbà tí mi wá ka understand yàtọ̀ sí so wọ́n ní tanakudọ̀hùn so bákan náà wọ́n mọ̀ contradict ara wọn ni ó tí àbí na afọ́ ní pé kọ́lá lè imam shafi'i rahimahullahu ta'ala wọ́n ni pé man tafaqqaha min butunil kutub wọ́n ni pé èyàn tó bá ń wá fíkíù tó ń wá ìmọ̀ nínú kíni nínú pé tíra nìkan náà ni yóò mọ̀ sọ pé halali ni nǹkan tó jẹ́ halali mọ̀ sọ pé haram ni wọ́n ní pé wàkánà ba'duhum yakul àwọn apákan nínú àwọn afọwọ́mọ́ sọ pé min a'dhami al-baliyyati wọ́n ní pé nǹkan tó fi ń gajù nínú àwọn àwọn àwọn àwọn musiba wọ́n ní kíni tashayyukhu as ay alladhina ta'allamu min àfá èèyàn ó tí àbí àfá ní pé qala al-faqih Sulaiman bin Musa kana yuqal wọ́n mọ́ sọ pé la ta'khudhu al-Qur'an min al-mushafiyyin mọ́mọ́ gba Qur'an lọ́dọ̀ àwọn kíni àwọn mushafiyyun àdó yẹ pé kò síbi kẹta kọ́ tajwid wọ́n kàn gbé Musa àti Bọ́lába wọ́n kàn gbé náà wọ́n kàn kanáà ni ẹ máa

Quran kan wọ́n ní pé mo bọ́lá bá mo fi kà ara kí ẹ mọ̀ sí bẹ́ẹ̀ àwọn tó wọ́n mọ̀ wọn náà kẹ́yìn ṣe kí ni kẹ́yìn padà sọ́dọ̀ wọn wà lálẹ́ ilmà mí sùfòfì yìí bákan náà kẹ́yìn mọ̀ gbàmọ̀ látà àwọn tó pé tíra nìkan náà ni afá wọn kò síbi kan tó máa ń padà sí tí wọ́n wọ́n mọ́ sọ pé kára yukọl àyàn mọ́ sọ pé látàmìlù lè ilmà án suhufiyin ma gbá mọ̀ látọ̀rọ̀ àwọn tani àwọn tó mọ́ katira nìkan wà látàkùdùl kùránà min mushafiyin bákan mọ́ gbà kùrán látọ̀rọ̀ àwọn tani àwọn tó yẹ pé mushaf nìkan náà mọ́ ká wọn ní afa kankan tí wọ́n mọ̀ sọ fún wọn pé ara mọ́dù ìbáyìí lọ́sùn ṣe kìnnìkan kìnnìkan ó ti rẹ̀ أو من كان نعم من كان شيخ كتابه كان خطأه أكثر من صوابه يعني tó bá ṣe pé ṣéǹkù rẹ̀ àfá rẹ̀ ní kíni òun náà ni tíra nìkan náà ni àfá rẹ̀ wọ́n ní pé yóò máa ṣe mistake tó pọ̀ gan compared sí àwọn ibi tó ṣe kíni tó correct ń bẹ̀. ولقد أحسن أبو حيان النحوي أبو أبو حيان النحوي wọ́n ní pé wọ́n ṣe dáadáa gan nígbà tí wọ́n sọ àwọn òun yìí tó ní pé يظن الغمر anna al-kutba tutdi so al-ghimru èèyàn tí ò tí ò tí ò wà experienced ó máa ń rò bóyá tí àwọn ṣe kíni ó lè ṣàǹfààní ó tí àbí pé ó máa ń rò bóyá tíra ó lè ṣàǹfààní akha fahmin li idraki al-ulumi ó rò bóyá máa ń ṣàǹfààní fún èèyàn tó bá nímọ̀ fi understand ìmọ̀ dàbí tó bá ti rẹ́nìkan tó kó nímọ̀ yóò rò bóyá ìmọ̀ tó ní ẹ pé tíra nìkan lọ ló ti mú gbogbo ẹ̀ èyàn tí ó wà experience nǹkan tó mọ́rò nìyẹn yá àfá ó mọ́ kí ó gan èmi náà fẹ́ mọ́ èmi náà mọ́ kàtíra fà mọ́ kàtíra kò mọ̀ pé àfá àwọn ṣe kíni yóò padà sọ́dọ̀ àwọn àwọn olùmọ̀ wà má yẹ́dìrì jahulu bí anna fi ha rawamid àfá àwọn sọ pé èyàn tó jẹ́ jahulu èyàn tí ó mọ̀ kankan kò understand pé tá bá dẹ̀wọ̀ àwọn tíra yìí a mọ̀ rí àwọn rawamid àwọn gan rí pé ó pamọ́ tí ò hàn sáwọn èèyàn hayyarat hayyarat aklal fahim tó pé àwọn nǹkan yìí gan ó lè dá láákàyè tó pé ó understand nìkan ó lè dàrú fún ẹ̀tọ́ pé normally ó mọ́ mọ̀ nǹkan ó mọ́ títí understand nìkan àmọ́ tó bá dá àwọn nǹkan yìí yóò padà wà confused wọ́n ní pé idha rumta al-uluma dọ̀lálítà àni sírọ́tì mùsítàkìmì ó sì kíni ó sọnù kó níbi àsírọ́tì mùsítàkìmì wàtàlítàbísùl umúrù àlékà hátà àwọn àfẹ́sì wọn sì kí yóò mọ dàrú mọ́ lójú hátà takuna àdọ́làmìn túmọ̀ alhakimi kódà gan ó sọnù ju tani túmọ̀ alhakim túmọ̀ alhakim so ọmọ dọ́kọ̀ kan ni o ń ka sọ ibùkọ́ lọ́jọ́ kan so ó wá rí bẹ́ẹ̀ pé bó ṣe ká o ní pé habbatu sauda dawa'un likulli da'in aw kama qal ẹnu habbatu sauda ló ẹkú jẹ́ ó yẹ kó jẹ́ habbatu sauda black seed àmọ́ òun wá jẹ́ kí ni ó wá ká ní hayatu sauda ó tí àbí so mo bọ́ tí sheikh muhammad awal jami wọ́n sọ ń bẹ̀ pé nǹkan sí o ní pé haibba ló wà ń bẹ̀ àmọ́ ìṣiṣẹ́ ó jẹ́ kí ni ó ti bà lórí lórí tíra yẹn ó wá bí pé ó yàgbẹ́ sí àrándìbẹ̀ yẹn ó wá padà di yá òun mọ́ lọ́wọ́ ó wá di kí ni hayatu sauda ejò dúdú ó ti bá <laughs> so ejò dúdú ẹ́ <laughs> eh, so ó jẹ́ ìwòsàn fún gbogbo nǹkan <laughs> àyàfi ikú nìkan ó ti bá ọ wá ṣègbọ́n ni pé ó wá lọ sí inú igbó wá ń wá kiri ó ń wá ejò dúdú ó ṣàwárí ó ti bá wọn ìwọ́n níbi nǹkan tó padà fi kú náà nìyẹn ẹni ẹ́ oókògbò wá ti kiri ó wá lo ogun ẹ̀ pé ànábì ló kú sọ ogun ẹ̀ tí bá wọn wọ́n láti nǹkan pẹ̀lú ògo lọ́wọ́ <laughs> so whereas nǹkan tó ka yìí mistake ni tó wá rí pé ó kà pẹ̀lú fún àfà kan afọ́sọ̀rọ̀ pé a ah, kí lára ọ̀háyà kọlọ́ ẹ̀yìn báyìí èmi ti a rí pé habba ni bóyá mistake lè ó tí àbí láfáàfi sọ pé ó sọ̀mùtán lọ túmọ̀ alhakimi afáàní pẹ̀lú àkọlù ṣáàrọ̀ alùlàmà alìmáàna lẹ́dí min ajilihi aljama tọ́líba akùdùlù ilmi afuwáhì alùlàmà afáàní pé àwọn àfà wọ́n ti ṣàlàyé ìdí tó ṣe pé ọ̀ranyàn ni fún tọ́líbù kó mú ìmọ̀ láti ẹnu àwọn àfà famin dhalika qawlu ibn eh, rahimahullahu ta'ala ó ní pé yíó jọ́dù fìlì kìtàb nínú gajá àfáà ṣàlàyé pé ó dákẹ́ mọ̀ mú mọ́ látọ̀dọ̀ àwọn àfáà ó ní pé yíó jọ́dù fìlì kìtàb a mọ̀ bá pà nínú tíra àṣíyà àwọn nǹkan tó ṣe pé tasuddu anil ilm tí ó mọ̀ kọ́ ní ẹ̀kọ́ níbi ìmọ̀ wàhíyà ma'adumatun inda al-muallim wẹ̀rẹ́ àṣẹ tó jẹ́ àfáà àwọn kan yìí ní sílọ́dọ̀ wọn tó pé àwọn ti pass through stage yìí wọ́n ni ló yẹ ká ṣe nǹkan yìí wàhíyà àwọn nǹkan tí wọ́n ń sọ ń bẹ̀ prevent ìmọ̀ ó ní pé masalan at-tashifu al-aridu min ashtiba al-huruf ma adam al-lafzi so na ní pé tashif ó ṣẹlẹ̀ masalan ní sibai bóyá zailo ẹ kó wà ńbẹ̀ ó wá ó wá rò bóyá ro ló wà ńbẹ̀ ó pé kò gbọ́ tẹ́nìkan pé rí ó rò bóyá goyasu ni whereas giyasu ni ó ti yà bí so àbí ó rò bóyá sakina ni whereas sukaina ni ó rò bóyá hayatu sauda ni whereas habatu sauda so tẹ̀síf ló ṣẹlẹ̀ ń ti yàrí so whereas ẹ̀ tó bá ti jẹ́ àfà ó mọ̀ pé àǹkan yìí ò rí bẹ̀ náà so nínú nǹkan tó wípé wọ́n stop yẹn láti láti láti rí mọ̀ náà ní nǹkan yìí wà àfà ni pé nínú ẹ̀ ní kíni wà lọ́ọ́lá tú bí rọwà rọ́ọ̀nì ìbásọ̀ ọ̀n náà ni pé àbí kó jẹ́ pé kí ojú kó máa rí nǹkan míì láti kan mí ló wà ń bẹ̀ àbí kó jẹ́ pé péjì lọ fẹ́ kà ọtí lọ sí ọfẹ́ ka láìní yìí ọtí wá lọ sí láìní mi wẹ́rẹ́ láìtọ́ lọ sí yẹn ó wá bá ó wá bá kó tẹ̀sẹ̀ mu ó wá understand nǹkan mi bẹ̀ ọ̀wọ́ wá ń gbé káàkiri bí ẹ ẹ mo kà kódà nǹkan yìí mo kà lánàá mo kà lánàá so tẹ́lẹ̀ bá lọ tún kàrí pé ah ṣé mo kà kí ni wọ́n máa pé kí ló ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ pé ọtí kí àwa ní pé wà kí látòdì khibra bil i'rab nínú nǹkan tó mọ́ stọ́pì láti fi rímọ̀ dáadáa o ní pé èyí mọ́ ìrọ́bù dáadáa so nǹkan tó ẹkọ fún fatha ọlọ fún kẹsọ ó wá fún onítìmọ̀ mi ó ti àbí naam àwọn fasad al-mawjud min àbí kó ti pé ọmọ díẹ̀ ń bẹ díẹ̀ nínú ìrọ́bù tó ọmọ yẹn wá ní kí ni ó wá fi ọ́fíì ṣáájú kí náà ń pè kíní ìpara mọ̀fúlù ní kíní ọ̀kíní kan wẹ́lá sì gbá nǹkan mí ni bóyá bóyá mọ̀fúlù mútúláàkì ló jẹ́ báwọn tó wá nítumọ̀ mí ìwọ̀n wá sọ pé ara mọ̀fúlù bí yóò padà mọ̀ dàrú báyìí so afáà ni pé bákan náà wa islahu likitab àbí ìwọ̀n rò bẹ́ẹ̀ mi sí kan wá ní tíra ọwọ́ pé ara kíní báyìí ṣe kórí kò yẹ kórí báyìí ó yẹ kó gba fásitì kò yẹ kó gba ọdún mo rí pé àfáà wọn ní fásitì

é, no kitaba gan wọ́n nke nǹkan àmọ́ wọ́n níkà ara hàù láì ẹ́ ẹ̀hẹ́ amúrù amúrù bẹ́ẹ̀ ni amúrù kẹ́lìmà amúrù ní so wọ́n kọ amúrù ẹ̀ pé wáwù yẹn akọ wáwù síbẹ̀ àmọ́ ama ka gini ní ó yẹ kó jẹ́ <laughs> àmúrúmún bẹ́ẹ̀ kó jẹ́ ẹ̀hẹ́n ọmọ àgbẹ̀ káàkiri pé àmúrúmún ló wà bẹ́ẹ̀ whereas ó ní ìdánfẹ́ fi wáwẹ̀ síbẹ̀ ó tí àbí ẹ̀hẹ́n ilé ìnáwó lè ṣe kí ni ó lè fa mistake wàkìrọ́ atu máa láyé tap kankan so eh, kira n'ikini ja eh, <laughs> jàmáà yìí ló wà bẹ́ẹ̀ ẹ̀yà lómi yorùbá ó sọ pé hadasana so lóyìn yẹn tẹ̀kọ́ ẹni mi'a ìyẹn lọ́kà ní ma'a masalan ìyẹn lọ́kà ní ma'a whereas mi'a ló ẹ̀kú ka now àwọn ni pé wà mazhabu sahibil kitab àbí èyàn tó kọ tírà ó ti sọ tẹ́lẹ̀ pé báyìí báyìí báyìí báyìí ni tẹba ti rí tẹba ti rí alhafiz tẹba ti rí for instance àbí tẹba ti rí sheikhul islam ìkan ló túnmọ̀ ní ibn Taymiyyah ìwò ohun àwọn nǹkan yìí hmm? àbí tẹba ní ìwọ̀rọ̀ khamsa ó ti ní nǹkan tí wọ́n sọ ń bẹ̀ àwọn àmọ́ ìwò wa mọ̀ àwọn ni pé rọ̀wálù kọ́msà àwọn kọ́msà àwọn kọ́msà ni wọ́n ti gìrán gbà wá àwọn ṣéèkù kọ́msà náà gbà wá àbí rọ̀wálù ṣèkọ́ ni ìmọ̀mù ṣèkọ́ ló gbà wá ó ti àbí wò mọ́ nǹkan tí a fáwọn sọ́n bẹ̀ àkọ̀rọ̀jáwù ọmọ mi ni àkọ̀rọ̀jáwù ó ti àbí náà gbé wọ́n fàyọ̀ ni àwọn méjì wọ́n fàyọ̀ àwọn méjì <laughs> wọ́n mú so afáwọn ni pé naam wà sakmi eh, al-nusakh àbíkó ní pé nuskọ̀ tí tẹ́yẹn rí bóyá àwọn mistake kan wà bẹ́ẹ̀ àwọn issues kan wà bẹ́ẹ̀ àwọn versions eh, tíra tẹ́yẹn rí àbí wà rọ̀dá àtún nakli àbíkó ní pé èèyàn tó gba kíní ẹ̀ wá bóyá nǹkan mí ni kò rí kò mú wá dáadáa ó ti bá àyẹ̀ tó bá jẹ́ àǹfààní ó ti mọ̀ pé ah, ara ò bọ́ ṣe mú wáyìí tíra tí wọ́n ti mú wáyìí mo ní tíra yẹn lé o nǹkan mìíràn sọ́nbẹ̀ o ó tí àbí àmọ́ ìwọ̀n tó é pé ọ̀ nímọ̀ ọkọ̀ ọ̀ nímọ̀ correct tó wà ń bẹ̀ now ṣọ́rọ̀ kí ni ìṣẹ̀lẹ̀ pẹ̀lú wa pẹ̀lú Sheikh eh, Abdullah eh, à ń ka tíra sáwùsùn fún Sheikh Abdullah sulfate àwọn kan kan bẹ̀ ìtẹ̀rántí nǹkan tó jẹ́ àwọn kan kan bẹ̀ ṣé ìfi kára kò rí bẹ̀ báyìí kò bọ́n gbogbo ṣe ṣé wá wá wọnú láìbírì wọn àwọn lọ gbé tíra yẹn jáde wọn wá sí ẹ̀sí rí pé nǹkan tí mo sọ pé òun kọ́ ní ilé iṣẹ́ òun kọ́ ó ti àbí now afáà ni pé wa idmajul qari mawadi al-maqati' bí ní ṣùgbà ibi tó yẹ kó ní full stop àbí ó yẹ kó ní kọmá àbí tó yẹ kó ní hyphen ìlú ò mọ́ ọkàn káwọ́ ẹni kò ní kò ní kò ní padà yíyàn ó tí àbí so òun náà mọ́ kíni ó mọ́ ń fa náà mabadi at kẹ́ẹ̀mọ́ mixi àwọn foundations mọ̀ ìyípadà ẹ̀kọ́ ti gbé ọ̀rọ̀ láti bùnmi ó ti àwọn ni pé wà zikru alfaz musala alayha fi tilka sina'a àbí kan dárúkọ àwọn musalahati kan pé kìíní hadithu masalan sahihu ni ìwọ́n sọ pé hadithu àbí ìyẹn tí òyẹ́ tẹ̀tú súnmọ́ eh, hadithu mursal hadithu tó tó wọ́n ránṣẹ́ jáde wọ́n rán jáde wọ́n lọ jáde eh, ó ti rí bá yóò mọ́ ọmọ ìsìlá àwọn kìíní ẹ̀ Allahu musta'an so òun náà mọ́ fàhádìí kúlù ha màrún kọtùn àrìn ìrìn afáàdì pé gbogbo nǹkan tá a sọ yín báyìí ó lè kọjá kó níbi pé kẹ́hàn nímọ̀ wàkọ̀dì starohal muta'allim àìntà kàlùfì ha ìyínda kìrọ̀ àti hí àrẹ̀lmọ̀ àlìmílẹ̀ ní shahid èèyàn tó jẹ́ muta'allim tó pé ó ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ afá kan wọ́n ní pé yóò ó máa nísìmí kó níbi pé ká mọ̀ ṣe wàhálà àwọn àwọn ah, mo ti ń katira báyìí kódà bí two hours two hours wọ́n fi yẹn àwọn fàáyì tọ́ rí bẹ́ẹ̀ bóyá èèyàn tó kọ́ lọ́dọ̀ àfà within two three minutes wọn fàáyì tọ́ rí two hours yẹn òun ti rí within two three minutes pé àfà yóò kàn sáré mu wá fún wọn pàpàpà ó dẹ̀ fún mọ lọ àmọ́ ìwọ ọ katsina bí page bí mẹ́wàá kìíní kan kọ́ tó understand di nǹkan tí mùtàlím tó understand àtọ̀dà fà rẹ̀ náà ọ wá ní pé ìdàkárẹ̀ àfà ní pé nǹkan falikirọ́ àtò alẹ́ olàmá wọ́n ní pé kí ẹ̀mọ́ katira fún àwọn afáwò ajìdá ó mọ́ ń wà afdol bákan ó ṣe kí ni ó wà ó lọ́lá ju minkirọ́ àti ìsáyẹ̀ náà sì pé kí ẹ̀mọ́ kà fúnra na àwọn huwa ma àrọ́dínà bayana òun náà láfẹ́ kí ni láfẹ́ níbi ìbáyẹ̀ afáàní pé wàkọ̀ zukirọ́ قبل هذا الوجه خمسة أو عفوا وقد ذكر قبل هذا خمسة أوجه في بيان العلل التي من أجلها صار التعلم من أفواه الرجال أفضل من التعلم من الصحف ونكي أفاتو كتيرا ونكي شروا إحياء علوم الدين للزبيدي ونكي أفاتو كتيرا ونكي وانتي mention بي on بي مامو تلنا قبل بيفور ilé ìtàn tó mention yìí báyìí so tó yí pé ó jẹ́ reason táàfi sọ pé ó dákẹ́ fún àfà dùgbẹ́kẹ́ ìmọ̀ ká fúnra yẹn lọ àfà ni pé faltonzor wọ́n ni pé a lè lọ wo ó ti yíba ẹ̀pẹ́ ẹ̀kọ́ náà wáyé báyìí wọ́n ni pé 5 tó kù yẹn a lè lọ wo ní tíra sharh ihya ulumuddin tíra kìí síra tó yẹ kẹ́ lọ ẹ́ <laughs> kódà ó dàkí mo gbọ́ pé sheikh muhammed abba wọ́n ni pé kẹ́ lọ dúkìá náà ó dàkí mo kà so tíra tí ò wà ó kẹ́ra tàn tíra so hadha wa sallallahu alaihi muhammad وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه بركاته نعم. نعم جزاكم الله خيرا ابي الله سبحانه وتعالى كي على قصه قوالسون